bàbá wa ilé àti ọmọ ọ̀sọ̀rí jù, àwọn ọmọ ọ̀ṣẹ́wò, ìṣẹ́ Michael Wọ́wọ́. والله الله اكبر لم يلد عيونك فلا يكن له كفوا محمد رسول الله ẹni kíkọ́ aláṣẹ́lẹ̀ máa fi ṣọ́mù wọ́n jẹ́ ni wọ́n mìíràn máa fi ṣọ́mù àtàwọn àti ìyàwó àti kìkìyà wọn dípin láìlè láti Thank you.

ìtànà ṣe fún ẹni ìjọba àbáríkà láìlá ìrànlọ́ àlùbáríkà ìrànlọ́ بسم الله الرحمن الرحيم وليعبد رب العالمين الذي يسر

Gbogbo dára kẹ́kọ́ ọ̀sọ̀gbọ̀ بسم الله الرحمن الرحيم الله ليلة البدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى ونور ضاف نور وتنور وكتاب سلام ونور ضاف نور وكلام حول والحول والحول

الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي جعل ليلة القدر خير الشهور وصائر الأعوام والأيام ما يقول سبحانه وتعالى أنزلناه في ليلة القدر أنا يا ولد لا تعرف يعني òru lẹ́yìnlátò lè kọ́jú ìpínṣẹ́ tẹ̀rẹ̀ bí òru tàbí lẹ́yìnlátò ló fi mọ́ àwọn káàpẹ̀ lórí rẹ̀ látùlù kọ́dìrì yìí. Látùlù kọ́dìrì kẹ́yìnrọ̀ mẹ́ni àìsìṣẹ́ ọ̀rọ̀ ní òun rẹ̀ látùlù kọ́dìrì yìí ó lọ́rẹ̀ ju ẹgbẹ̀rún oṣù lọ. Bọ́lá Aidan ẹ̀nà àwọ̀nà òfin lẹ́lẹ́tẹ̀ mọ́rọ̀ ọ̀rọ̀ kẹ́kẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ táa bẹ́bẹ́jọ́ àti bẹ́ẹ̀ náà ti bẹ́ẹ̀ láti ọ̀rọ̀dọ̀ ọlọ́run. Àwọn àwọn ohun bí i iná kún náà mú sí rẹ̀. Àtàlẹ́gbẹ̀ẹ́ ọlọ́run àwọn ọlọ́run ọba ní ìṣẹ́wọ́n pínlẹ̀ àwọn ọlọ́run náà láti rẹ́ńtẹ́ pé ìrùkàrùkù yìí ọmọ tọrọ jẹ́ bá bí a ti tó mẹ́gbọ́n. أخرج الترمذي والحاكم وابن جرير عن الحسن بن علي الترمذي أخرجه عن ابن جرير وطوالي واخذ حسن وما سيد علي قال إن النبي صلى الله عليه وسلم أرى بني أمية على منبره sallallahu alaihi wa sallam orí àwọn ọkànlẹ́wò mẹ́yà lórí mẹ́mbà rí ìrọ̀bí tí máa jẹ kútùbà ọ̀sá àhùn dáàni ká lẹ́yìn wá bí القدر التي شرفت على كل الشهور وسائر الآوان أعودا شهيدا تياه والمروكا تكفي طريق وديه وطلبوا جبوبوش لا جبوب وعدنا Ọ̀gbọ́n sọ pé, "Ìyá lílá tó ń kọ́dírí máa ń bí mẹ́bí ayáha, àwọn náà lè mú oríwìn wára bí nẹjà, tó náà lè rú ìlàdùn kọ́dírí òun ńlá tó Yeah. sí kí á dáadáa. قد قال إياي فارهبوني فالرغف بكل يعبد لسبي قال فاتقوني قد جاء شعر وصار يمدون ففارقوا قومنا سمعوني فليلة القدر فيه كانت بعدة قوله ذكر أين ليلة لفلاه هي طلاه كذا سكون هي يغرق ذون جلال أمرني حكيما لتبقوني إن الملائكة لكراما أتوا إلي لينصروني وهم يقولون للعباد ما لكم فلذا ذهبون ما بال قومي

làróhìn Fàtọ́ra mú tẹ́líbà lè bí tí a rò ṣẹ́yìn sí ìlébà tó tẹ́kùwá. Lákúndíwà tí fílé ńlá mú ìní, jẹ́gbà òkàyà mọ́lá sàwádé. ربون أبل الهدى المتين أجب لنا ربنا بنوري àtàlítà fi ń zikiri kalmùbí ní ọwọ́ ilé ìlàrí yáyà àtàjà yìí dáúdà bálé fẹ́ ìràkọ̀ dí orí ní alátẹ́kì ní ṣe anáwà kúnlá ní kọ́mì yìí lílé ìdáyẹ̀ tí yá máríkàzà lórí àǹtàfàgàrí ìnàrọ̀dá wáyé àwọn àtẹ́kì يا قوم صلوا علي مني ألا معلوني أني أنطوق القوانية أتوانا بالي جاتون تغفري أياشعر كل شيئا أقول لك راوية أجاز الله لطاء من سوري بيرون على طيلة باري لقد جاءت صدري أها Oya, oya, oya, oya, oya, oya, Linnáàsì káàfàtàn, ìmáàmù mi máa ní àwọn jàmáà rẹ̀ láàrin. Wọ́n ṣáàtì rífà lẹ́lẹ̀ àṣírí tẹ́ ó ṣe tẹ́ ó fi jàgbèrè fàyè bàbá wa ní ilẹ̀ ẹ̀mọ̀kú ọdún lẹ́yọ́dún ìbọn ní ó bá wà láyé sáàtí a máa ṣe ìrìnlẹ̀ ọ̀nà tó gùn lẹ́rẹ̀ ó ṣe tẹ́ ó ìdàgbèrè fàyè má ṣe yí láṣe àmìnà sàdí ọmọ ní má ṣe yí láṣe má àmì Aṣe ìṣe tó ṣe àṣọ́dún mọ́dún. Àmì. Àṣọ́dún mọ́dún àṣọ́ṣù mọ́ṣù. Àmì. Lọ́dọọdún lọ́dọọdún làwọn olóògbòrógbò. Lọ́dọọdún lọ́dọọdún làwọn olùsáà. Òun làwọn

ọ̀tá ni wọ́n sí rẹ̀ ìṣẹ́ ọ̀rẹ́ tí ó bá bá wà ní ìgbẹ́gbẹ́ ẹwọ̀n ìgbú ẹrù ملتاف بنا ملكه تحتي لنا بصفاء أين المرايا سر الأكبر افتح لنا باب الخير العلوم والعلوم بجاه سيدنا ومولانا رعاة تعالى مولانا شعلاج ابراهيم رضي الله عنه يا ربنا بدأ كاتم الأولياء أحمد شيخنا ابن قاسم الأنبياء شمس المعالي شيخنا التجاني بدر التجاري يا كوكب النوراء يا قوس الورى يا بحام بن عبد الله ياس رضي الله عنه عليا يا لا لا تطال بزيتي لعجة مدعي على زياديتي كريم زجايا كريم زجايا واجل الغياب والزندي قال اللائه لمنعوة ضاقت تجاني أحمدا يا ذبارنا وضار جميل عشقنا العجلة يا الله رب الله خيرا محمدا صلى الله عليه وسلم ويا ليت شير معلوم أمدا فأفضل هيك إليه طول المأمدة وأكرمه نفسا وذيا ومبتدا وأحسن ذلكا وهو وماتقا وأكرمه قوما وادا وأجودا وأتعر الكلائي جسما وغيبنا وأتيابهم آيا وميتا وأفودا ورعب في الدنيا وأرعاه به الدنيا وأخرى وإنه شافع الورى شافع الورى والكل من أرض أرض قد جماعة قد جماعة أردودا نائبة وجلالا وأبزرت من سبعة وجمالا جمالك يا سيدي يا رسول الله يا سيدي يا رسول الله الله يا سيدي يا رسول الله ولا يا سيدي يا رسول الله الله لا لا لا لا والمال والأمى جل الإيمان والبلاء والمدان من تيران يوم أبان كل ذلك فرار وجه عليه المعاني حين يا طهاتي ìyá ń sábọ́ àlùmọ̀ sáàmì ní ìgbà tùbá ti rà pọ̀ òkú bá tán lẹ́rọ wá tó lè wọ́n Yọ́sẹ̀ ìdílé ọ̀rọ̀ fún àlà. Oúnjẹ́gbà, yọ́sẹ̀ ìdílé ọ̀rọ̀ fún àlà. Lẹ́ẹ̀kì sí àlẹ́rì, mọ́ wọ́n jù bàbá ní ìwà ìṣòtò tó jẹ́ dúdù káta ó sì fi agbò tó délé.

Ẹgbẹ̀rún tó bá wọ́n jẹ́ ìlú ìgbàmọ́rin, wọ́n gbàmọ́rin ìlú ìgbàmọ́rin, wọ́n gbàmọ́rin ìlú ìgbàmọ́rin, wọ́n gbàmọ́rin لبيك يا رسول الله لبيك يا رسول الله داري سري وجناني تنشر فجواتي داري مهما كانوا في زماني وزماني في مكاني وسيدي يا رسول الله يا سيدي يا رسول الله Ìmọ̀ mi sí ló ń kọjú ṣe ìgbẹ̀tù bí ánà ìbùsùn bá láàrin bàbá yáwó. Ànábì ń ti bí ẹ̀dúró ìyẹ̀rẹ́ sí yàrá wọ́fẹ́ ìrìnṣẹ́ ọ̀rọ̀ sí yàrá. Wọ́fẹ́ ìrìnṣẹ́ ọ̀rọ̀ sí yàrá. Wọ́fẹ́ ìrìnṣẹ́ ọ̀rọ̀ sí yàrá. Bàbá ti rẹ̀ bàbá lè fẹ́ lọ́dún bùkátọ̀ fún ẹ̀ ti bí à. Bàbá ti fi rí sí ilé dùn dákùn lòdàkùn lẹ́rin bàbá gbọ́nà lòkàn láàrin wọ́n pàpà rẹ́rin bàbá ọjọ́ máa rẹ̀ ọjọ́ máa rẹ̀ Ìké oríwọ lórí lẹ́yìn orúkọ sí ẹ̀kọ́ ajá. Lákùtù ti gbà kọ́rọ̀ bàbá lálẹ́ ìkínú bàbá tútù pé ọ̀gá mi lẹ tún pè yìí inú mi sì yóò sí gbogbo yìí sọ pé àlóorí àlóorí májì láìkì ní ṣe wọ́ta láti mọ̀ ìtú wọn lọ máìkì tọ́jú kálẹ̀ adékọlá pàdé pé àlóorí òtí ọ̀tún ní gbọ́ tí òsì sọ pé àlóorí pàdé pé amẹ́rìjọkùn إسماعيل غير لا إجبرني شيخ آدم لعلوم لا إله غير لا إجبرني شيخ آدم لعلوم لا إله إلا الله إلا الله إلا الله إلا الله علوم ليل غائل العجبور سيد رانا على علوري يجي علم علوري علم علوري يجي علم علوري ويسي سكتي Lọ́dí ìwò tún gbọ́, àlè orí ìwò sọ jáde lẹ́nu, àlè orí àtẹ́mí ẹjọ́, àlè láti ìwò àjàmà, àlè orí agbógun láti, àlè láti ìwò àjàmà, àlè orí ìwò àjàmà, ìṣòro ẹlẹ́jẹ́ ìwò àjàmà, àlè orí láìlàrá ìwò àjàmà, ìṣòro ẹlẹ́jẹ́ ìwò àjàmà, àlè

tí ó bá jẹ́ pẹ́kàrì tí ń bẹ ní àbá ọ̀bá fún orí ẹ̀kọ́ nira tó jù bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́ jẹ́ bákà lọ pẹ̀ sí àtẹ́ntọ́pọ̀pọ̀ sídà àtẹ́ntọ́pọ̀pọ̀ dìríyà ni àtẹ̀rún náà ti gbogbo àwọn tó kù ọlọ́wọ́ ní pẹ̀lú lóòrùn Àwọn bàbá ní ẹmú tí ń bẹ́ẹ̀ díkẹ́ olóòrùn pọ̀ ọ̀rọ̀. Àwọn bàbá ní

fún ọlọ́run mẹ́wàá lọ́lọ́run ló wọ́n fi a bàbá ní ọlọ́run ní mẹ́wàá lọ́rẹ́ fi padà àwọn onímọ̀ Wọ́n ní jìnà púpọ̀. Wọ́n ní wọ́n rí jìnà púpọ̀. Wọ́n kan nínú àdíṣì Annabi Muhammad. Wọ́n kan nínú Annabi Muhammad. Nínú àdíṣì Annabi Muhammad. Nínú àdíṣì Annabi Muhammad ẹni wọ́n ti rí bẹ̀láwà bí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tàbẹ́ sọ níwọ̀n bá. Wọ́n ní bẹ̀rẹ̀ ó ti wọlé ọ̀rọ̀ tàbẹ́ sọ níwọ̀n bá. A'udhu billahi minash shaitanir بسم الله الرحمن الرحيم عودك يا معين وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما بسم الله يعلمني يا رحمن يفهمني يا رحيم يذكرني ọlọ́run ولا láwí pé àwọn tí náwó wà àwọn tó gba ọ̀rẹ́ wọ́n gbà ń torí ìrẹ ọlọ́run ni àwọn tí ń sọ ìsùn wọ́n tẹ́ ń torí ìrẹ ọlọ́run ni owó tí kálukú ṣe wọ́n fi ń wá ẹ̀rọ rẹ̀ ọlọ́run ọba ni kò sí tí wọ́n fẹ́ gbà lọ́dọ̀ tèmi dáúdà ṣùgbọ́n ìwọ ló gbé wa kalẹ̀ pé ẹ máa lọ bá ẹ máa lọ wò ẹ máa pẹ̀lú àwọn tàná lọ ń bẹ pẹ̀lú àwọn tèní ló sì máa bẹ pẹ̀lú àwọn tọ́lá gbogbo àwọn tó wá dúró ti sí ọlọ́run lánàá ó dúró ti wọn ni pátàbà dúró tẹnì kọ̀ọ̀kan yín àtẹnita mọ̀ lójú àtẹnita ọmọ títẹ̀lẹ̀ ń rò pé ọlọ́run bẹ lára wa wọ́n títẹ̀lẹ̀ ń rò pé ọlọ́run bẹ lára wa ẹ̀rọ bẹ́ẹ̀ èyí náà lọ jíkẹ́ mẹ́lẹ́ ọ̀tí àwọn kàsídà kan èyí bí lẹ́tí bàbá ọ̀tí àwọn kàsídà kan tàbá ti tọ alkùránì délẹ̀ tàbá ti tọ alkùránì délẹ̀ ọjọ́ ti lọ púpọ̀ ọjọ́ ti lọ kàsídà ọ̀nà ní fi ṣàdúwà Allah Allah la fi Allah Allah la fi sọ Allah níbẹ̀rẹ̀ àwí Allah níbẹ̀rẹ̀ àwọn bí bùkátà sáàrin àpé bùkátà sáàrin Allah gbẹ̀yìn àwọn fi Allah gbẹ̀yìn rẹ̀ nítorí kò ní jábọ́ nítorí kò ní jábọ́ ọdún ọdún lọ́yọ́ pé àfáà kọmọrùdí Nuruddin. Bàbá ló tún máa fẹ́ àpapọ̀ Nuruddin. Ẹ ń sọ̀rọ̀ Ọlọ́run. A ń sọ̀rọ̀ Ọlọ́run. With uh, confidence. Pẹ̀lú confidence ni wọ́n fi sọ. Ètí ànábì sọ wípé ọdún rabbakum wa antum muqinuna bil ijab. Ànábì sọ wípé ni ẹ máa pe Ọlọ́run ọba yẹ́ gẹ̀ẹ́sì máa bàtẹ́ ìyàgbà ìgbà kìí tẹbi tá wà lánàá náà lọ́tọ́ wà lórí lọ́jọ́ èrí lọ́jọ́ èrí nípò àti ní àwọn ẹ̀ṣẹ̀ tàǹtẹ̀ àti ní àwọn ẹ̀ṣẹ̀ tàǹtẹ̀ Ẹ̀ṣẹ̀ ń pọ̀ sí ni. Ọlọ́run yẹn dájú wa lọ́rùn. Mẹ́sẹ̀ tí wá ń pọ̀ sí onígbà tí ó rú ń bà wá bẹ́ẹ̀lá fúríkí ó ti tó. Ibi ń pọ̀ bẹ́ẹ̀lẹ̀ fún bà wá bẹ́ẹ̀lá fúríkí ó ti ti pọ̀ tó. Nítorí pẹ́rù ń bà wá sẹ́. Nítorí pẹ́rù ń bà wá. Àforíjì ó fi pọ̀ ju ẹ̀ṣẹ̀ lọ. Àforíjì ó fi wá pọ̀ ju ẹ̀ṣẹ̀ lọ. Bí ẹ ọlọ́run ni ẹni ni àfáà ni ẹ̀tọ́ àlùbáríkà rẹ̀ fún ẹni tí wọ́n ń dá sí lọ́rùn ọlọ́run wa ayé pé ìwọ ah, àtẹnitọ́fẹ́ẹ̀sẹ̀ tó rí àtẹnitọ́fẹ́ẹ̀sẹ̀ tí ò sí ìgbẹ̀kan lápẹ̀kọ́lọ̀ owó tó yínú. ọlọ́sọ́rọ́tọ̀ sọ fáàtì tàkéúdé ṣúrọ́tù sọfáàtì ọ̀rọ̀ ànábìtọ́ sọ ń bẹ̀ ìlọ́dún mẹ́sàn àdínẹ́wà ìbẹ̀rẹ̀ àwọn abákéúdé tàbí parí ẹ̀ a ń kéde rẹ̀ kaná àbíwútúbàlẹ̀ àdìbì lọ́wọ́ orílẹ̀-èdè àfihì ẹ̀fọ̀rọ̀ ilẹ̀ fọ́lọ̀ ọ̀dámilójú gbọ́lọ̀ mú sí dáadáa fẹ́ nígbọ̀. Àmìnà. Èyí tẹ̀lé wọ́n ti ẹ̀bí ìwọ̀ bọ́yá 10,000 kan kan.

wọ́n ní àwọn kan wọ́n kúrò wọ́n ń pè yí mú nǹkan lára wa mo fẹ́ràn yí mo fi lẹ́wọ́ mú wa tí ṣe pé bọ́yá mo fẹ́ dọ́gbọ́n sí ṣùgbọ́n kò yí ẹlòmí ìdí wá jíjò gbóyì yóò ṣe àgídí afẹ́kọ̀ọ́ lùwá wípé ẹ máa mú wa bàbá ẹlẹ́hà lọ́kọ́ abẹ́ àwọn aṣọ́ òun sára kàlábì ikọ̀ abẹ́ àwọn aṣọ́ tẹ́wàá dámù wá

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الله برلو أواقر النبي نوح بلا النبي نوح أولي آدم الثاني آدم كجي تداي سبق لوري آدم الأول النبي آدم àkọ́kọ́ mẹ́sẹ̀jì kí lọ́lọ́ ń gbé fún ẹjá tọ́jì pé kí ní sókí sókí sókí sókí. Annabi Adama, ẹ̀rẹ́ ìgbàra tó wá sàrà. Ọlọ́run ní kó wá sí khilafatul ard. Tó wá sàrà lórí ilẹ̀. Wa ta'mirul ard bil 'ayn. Kọ́ wá sílẹ̀ lẹ́mì. Kọ́ má jẹ́ lè ògbó. Kí ní mi sílẹ̀ lẹ́mì ní kí ni? Annasab wan nasl. Kọ́mọ bímọ, kọ́mọ bímọ, kọ́mọ bímọ. Wọ́ta ábìrì ìrìn ha. Ó tún wá jẹ́ pín apàṣẹ orílẹ̀ kó di Amir bil alif, bil hamza ó di amir kọ́dọ̀bà wọ́ta kí ime ha ó sì bẹ̀rẹ̀ sí ìdájọ́ ló fi dájọ́ fún abílà àti kábílà pé wọ́n ni ọ̀fẹ́ ìwọ mọ́fẹ́ yìí bẹ̀lẹ̀ ákìlì pẹ̀lú ọpọlọ wàlẹ̀ ilimi àti màtọ́lọ ni wọ́n allama adam al-asma'a kullaha asọ́n tí annabi adam mẹ́sẹ̀ amirul harp ọkọ̀ nínú

Annabi Nuha èyí tí a tún tó tún gbapò lẹ́yìn Adẹ́mà, ìsọfà ọlọ́wọ́ bẹ sọ́búrí wa tàhámúlì. Ọlọ́run kan ní sùúrù, àwọn èèyàn rẹ̀ ṣẹ̀ wọ̀sílá àtìlfòlù, òun lọ́kọ́kọ́ kan kò omi. A máa sọ olórí ìjọba a sì máa sọ mínísítà kọ̀ọ̀kan wà tọ́ mẹ́bẹ̀ kí ló gbéṣe. Torí ta lásọ́dí àwọn anẹ́bì kọ̀ọ̀kan tá fẹ́ sínú sọ́ọ̀tù sọ̀fàdì. Àwọn anẹ́bì tó wáyé yẹn kí ni wọ́n ṣe tíyẹ̀sì nìkan ni wọ́n sì ní àbí wọ́n se ń táyé ọmọ lò Ànábì Nuh àdé pẹ̀lú kalimatu shahada la ilaha illallah min nahiyati ddin ó tún wá dé pẹ̀lú tẹ́jìríbà àti ìtìkẹ̀ríyà ọgbẹ̀ nǹkan ṣiṣẹ́ láyé òun lọ kọ́kọ́ sí ọkọ̀ omi obìnrin pé bọ́ọ̀bà jíṣẹ́ ọlọ́run ṣe tọ́lọ́run kó tún ṣe rere náà sáyé ọmọ gbé ló ṣe é نبي الله إبراهيم النبي إبراهيم عليه الصلاة والسلام اصطفاه الله بالخلة والإبراهيم òun làkọ́kọ́ ìmọ́mù tọ́lọ́wọ́ kọ́kọ́ fi jẹ láyé ọlọ́run wá pé tí hajji fún ọlọ́run tún gbé iṣẹ́

Annabi Dawud alayhi salatu wassalamu. Nabiyullahi Isa alayhi salamu. Annabi Dawud náà wá sí kí ni, ó jòkó jọ kan, àwọn èèyàn wá ń kì lọ́tọ́ láti kọmọ yẹn fílà kọmọ gbàwẹ̀, kọmọ yẹn fílà kọmọ gbìyànjú Annabi Dawud náà wá. Ilé ìbá ti àdíṣẹ́ lọ́wọ́, ìlọ bá ti àdíṣẹ́ lọ́wọ́, wọ́n a máa wá sí àyàfi kan tó kò ti Ah! àwọn àdábìdáwòdà wa gbọ́kà ẹni ìgbésẹ̀ lọ́wọ́ ní à alẹ́gbẹ́sù gbẹ́ta wà bọ̀ mẹ́kí tó jẹ́ ní ìtọ̀ ọwà ìrìnlẹ́fẹ́lá ọlọ́run ní ìfẹ́ jẹ́ alátìlẹ́jẹ́ ìfẹ́ jẹ́ alágbèjẹun ọlọ́gbà tí a bá mú wá tó jẹ fún mi ní tí máa jẹ tí ó jẹ́ aláàrí tí ìnírí tí owó ẹnìkan lọ́bìnà tí ó yà báyìí fa allamahu lọ́hùn sana'atal labusi wa sana'atal ọlọ́run á fi pé kọ́ máa mú irin kọ́ máa lẹ̀ ẹ́ tọba fẹ́ fi hun aṣọ tọba fẹ́ fi hun irin ìyẹn ni pé wà fáà tó sì ní bísínẹ̀sì wá kó ní alẹ́rìnú àlóní bí ìmà rẹ bá débi tó ráyè máa bí ti tẹ́wàá adam bí ti di iṣẹ́ ọwọ́ ó ti kúrò ní tọ́jọ̀gbótọ́ nínú sọ́rọ̀tù sàfáàtì wọ́n an sọ́rọ̀nà hó ilá mẹ́ àti alfẹ́ àwọn yẹ̀sí ìdó fa'amanu famata anahum ilahin Nabiyullahi Ilyas alayhi salamu. Annabi Ilyas. Asọ̀wọ́lọ́wọ́ tààlà bí rìsálàtì. Ọlọ́run alìyàwó zà kọ́ á máa jẹ́ pé òun náà sí ọba Yahuza torí pé nínú ọ̀rán Israeli àwọn kan jẹ́ Yahuza jíjẹ́ Yahuza ní inú àwọn ọmọdọmọ Yakubu ni òun á lẹni tó á gbé ọlánà jáde wà mọ̀ lókí bá ní Israelila a ní ìbá dákìlẹ̀ àtìnàmì ó lè wá kọ̀ fún àwọn Israeli pé kọ́ mọ́ tẹ̀bọ̀ mọ́ wábi rọ́fún ìmìn bẹ́ẹ̀ni kọ́mí wàsọ́ra ìsàníyà màlàkíyà òun làkọ́kọ́ èyàn tó di màláìkà yẹ́ gbé bá alẹ́ ti wà alẹ́ di màláìkà ayé ní ọ̀tọ́ nǹkan mọ́ alẹ́ di màláìkà ọ̀rọ̀ ọ̀rùn ká di màláìkà tó àwọn kan dà lọ́wọ́ ní àwọn kan sì máa dáa annabi ilẹ̀ yáàsù òun lọ́kọ́kọ́ di màláìkà ó sì náà bí títítítítítítítí náfílà pọ̀ àdúrà pọ̀ ọlọ́mbá ní kí màláìkà wà fàájọ́ kan níbájọ sọ̀rọ̀ pẹ̀lú mọ̀láíkà tí máa ń sàdúwà lọ́wọ́ yóò mọ̀ rí àwọn àmì àwọn tí máa rí rẹ̀ mẹ́rin àríwá yóò ní bàbá mọ̀ orí nǹkan bàbá mọ̀ ní ọ̀nà di mọ̀láíkà bọ̀nù ní kádùká ti mọ̀láíkà ọ́dá adúgbàdúwà kádàrí jẹ̀ nú lọ kádù sètánì lọ bí a bá lo nǹkan àṣírí púpọ̀ àwọn oògùn dúdú yóò dù sètánì bí a máa ń lo kọlọ́run púpọ̀ tí máa ń kọlọ́run yóò ẹmà òpésẹ́ kò jùwá iná lọ ẹ̀sì máa rí pé ah, wájú náà lẹ́mà bá anábì ilẹ̀ yà sí di màláìkà ọkà gbílẹ̀ ni ọlọ́nìká màláìkà wá kan ìyẹ́ máa lápá in bẹ láàrin ẹ̀ tí ń gbé ẹsẹ̀ fún pẹ̀lú àmàláìkà. nàbíyún láàrin ìdírísù aléyìí sọ̀látí wà sàlẹ́mù. nígbà tó lọ ń gbé ìdírísù wá ń tiẹ̀. kásọ̀ ọlọ́wọ̀ bí láti wà tẹ̀dìrí. ọlọ́wọ́ kọ́ mọ̀ nǹkan kọ́ ọmọ ráìsì àtẹ̀rídìn ìdírísù lọ́rọ̀ kọ́kọ́ fún. wọ́n wá Àwọn tàbí jíṣẹ́ ayé wọn a pín àkọ́kọ́ ẹni táà mọ̀ sí Aristoteles, Idris ni ó ń pè rẹ̀, al-awwal, tarikh ó tó ti pé wọ́n bí ànábì yìí sánù, ọmọ nǹkan kọ. Ẹni tí máa ń kọ nǹkan نبي الله هود عليه الصلاة والسلام هود من سورة حصه الله تعالى بما كير والأسلام انتم واسلا إليه كاكير كاكاوي òun ni ọwọ́ bá àwọn onítẹ́tẹ́ jagun ọwọ́ ajá tẹ́tẹ́ lógun àti fásitẹ̀ àti wàrìbá àti kamagbúwé yìí kamagbúwé lè wájú síra ìyálàlá àti wọ́n máa ti fọ́wọ́ náà annabi hudu lọ́kọ́kọ́ wájà láyé lọ́wọ́ ajá lógun torí pé annabi Hudu nínú ọ̀rọ̀ ádàlúlá ni òun ni ádàlúlá annabi Sọ́líù òun ni ádà àsáni ẹlẹ́kìdì ọdún tí sì bẹ láàrin wọn ọdún bí ogún ọdún àbí ọgbọ̀n ọdún níbẹ̀ láàrin wọn ádàlúlá àti ádà sáníyà lẹ́tàbá sí kòrónù Àgbàtà nẹ́bẹ̀ Adama ń bẹ láyé, òun ni fájúrò dúnìyà, láyé ń bẹ lọ́mọ ọwọ́, ọmọ kékeré ní sáré kiri, ayé ìjìgbọ́. Ọmọ tó dáyé ànẹ́bẹ̀ Ibrahima, títí wá dé Musa alayhi salatu wa salam, ní jẹ́ tó ha dúnìyà, ọ̀sán ayé ànẹ́bẹ̀ Musa, tí ayé ànẹ́bẹ̀ Isa, òun ni zúkúrì dúnìyà, àyílẹ̀ ayé nù. Wọ́n wá dáyé ànẹ́bẹ̀ Muhammad. ودي عصر الدنيا الله سبحانه والعصر إن الإنسان لفي خسر وأي رازم بنك كريت كنتي ما صوه nígbà táwọn ọmọ ádámà ń bẹ bàbá láwọn ádámà ń bẹ kò sí fítín ọ̀sásọ wíwọ̀ ewé ni wọ́n fi ń bóra títẹ̀ tààlẹ̀ tó wá dáǹkanlẹ̀ kọ́lọ̀ tó wá máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀rẹ́ nígbà tí ẹ máa ń bẹ́ jẹ́ kéré kò ní sí ìpínmọ́ àrékèrèkè ṣùgbọ́n wà láti dé àgbẹ́lẹ̀ ayé àgbẹ́lẹ̀ Ibrahima kálukú ti gbọ́n ayé nọ́lẹ́jì ti dé tẹkinọ́lọ́jì ti ń dé lọ́sílẹ̀ fún àdípa falak nùjú níwọ̀n ayé adáyé ànábì Ìsá bádàl mìláàdí àwọn sàrẹ́ntì fi kìdáyé rẹpẹtẹ níbi tí wà lè àmọ́ gbogbo ẹ̀ náà lábíyúnlá ìṣọ̀líwọ́ alẹ́ ìṣọ́lá tó wá sọ́lá annabi sọ́rọ̀ kí lọ́jà lógún kásọ̀ ọlọ́ òtà aládìmọ̀ àràbátì tòbíyá ni wọ́n kò fòrà ni wọ́n lọ́wọ́ àjẹ́ àwọn area boys lógún obìnjẹ́ wá jẹ́ àwọn terrorist lógún ọwá jẹ́ àwọn hooligans lógún ọwá jẹ́ gbogbo àwọn ayakila lógún

fún gbà wọ́n jíṣẹ́ òun tí wọ́n bá yé jẹ́ ní àgọ́tọ́ ayé ṣe a ń bẹ̀ ìrọ gbogbo àwọn tó tó fẹ́ dìbò tí bọ̀ kútùkù díẹ̀ ẹmọ̀ntẹ́sí ẹbẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ bá pé èrè ọlọ́run obìnrin قل لا تنافعون olórí olori olori ayé ọmọ lọ lókè àtúrásì ní kí fúhùn ẹ̀dá wọn dúró iná ohun mọ́rí ábí wọn lè rí gan ti sí kí wọ́n rẹ̀ gbogbo ayé máa àwọn gbogbo ayé ìmáàmù ń bọ̀ àlífà ń bọ̀ ṣéhù ń bọ̀ ọba wa ń bọ̀ mọ́gàjí wa ń bọ̀ wọ́n kálùkù ẹbí ọmọ pa Bọ́wọ́ bá ti dàmú àwọn èèyàn láyé tó wọ́n ti dàmú ní jọ́ kìí àmà. Màlàkùn látà ní sọ̀rọ̀ oòrùn lọ́jọ́ gbà wọ́n lè wọ́n jù ọlọ́run. Kálé ọmú ní àmà mọ́ tẹ̀sì límú oòrùn lọ́jọ́ wọ́n lè wọ́n ọlọ́run pé ètò ń tọ́bá mẹ́ ti wá sí ìwọ ọlọ́run ọba ó ti tásìkò. Wọ́n á fi bàlábá lóhùn màlàbá dé yàtẹ̀fẹ́ alóhùn yẹmí. Àwọn tó máa ó jẹ́ ọmọ èèyàn máa pẹ́tò ẹyẹ ọ̀gá wa, ìyà lóde yìí o, ìbínú ọlọ́run lóde yìí kí lẹ́ẹ̀fì gbà wáyẹ̀ wájú ọlọ́run, àwọn ọ̀gá máa pẹ́ rárá o kálukú ní ọ̀nà tí ẹ̀. Èmi tó mi lẹ́rù májì kọ́. Èmi tó mi lẹ́rù májì kọ́. Èmi tó mi lẹ́rù májì kọ́. Èmi tó mi lẹ́rù májì kọ́ àtàwọn òjíṣẹ́ ọlọ́run iná ìbádẹ́lá ìmọ̀kùnlẹ̀sínà àwọn ìtẹ́lẹ̀ ọgbọ̀nlóyà ọ̀tọ̀látímára lẹ́yìn ìrìnlẹ̀ a fi ìtàn àwọn tó kọjá ilẹ̀ káwà ta bọ̀ lẹ́yìn kan lè mú lónìí. Bàdá mọ́nà lára ilẹ̀ yà bí i. Àánà ọlọ́nkọ́ ma bá ogun àwọn tó Iná kàdà lè kànà jíze ìlú mọ̀ sí ni. Ọlọ́run níbẹ̀ láàmà ṣẹ̀ṣẹ̀ rí fún ogun tó bá fowó fara sí dáadáa láyé fún ọjọ́ ọ̀nà ọlọ́run. Ìnáwó mi ni ìbádìnà mọ̀ mi ní. Àwọn ẹrú ọlọ́run ọba ni wọ́n wà tí wọ́n ti tọ́lọ́run lọ́tàn lóru. Wọ́n ìnà lóòtà lábínà Àti èyí náà tó fi yé wa pé ní ọmọ abẹ náà àwọn àyàwó ẹni ọlọ́run tí ó tara ẹni ọlọ́run sórí ibú yọ́ máa bẹ́nu ọmọ ẹni ọlọ́njọ́ tara ẹ̀ sórí ibú yọ́ máa mẹ́nu àwọn ẹ̀gbọ́n àti àbúrò àwọn àfáà àbáwọn òjíṣẹ́ ọlọ́njọ́ tara wọn sórí ibú gẹ́bí ìyàwó olótù ìyàwó olótù jẹ́ nìkan tí máa tó ní àwọn àlẹ́ńta ìyàwó olótù jẹ́ nìkan tó àlẹ́ńta Ànábì lútù sí jíṣẹ́ ọlọ́run. Ànábì lútù sí jíṣẹ́ ọlọ́run jẹ́. Gbogbo tí lútù bá ń ṣe lọ́sẹ̀ tí máa ń ṣe lóru, ìyàwó sì máa ránṣẹ́ sí wa pín tó ń ṣe báyìí lọ́wọ́. Gbogbo tí lútù bá ń ṣe, ìyàwó máa ránṣẹ́ pẹ́ ń ṣe báyìí lọ́wọ́. Láti bínú ọlọ́run ó dé. Jẹ́ sí bínú ọlọ́run Ẹmẹ́ tàrí fún dá. Sí ẹni ọlọ́run bá gbé síwájú yín. Ẹni ọlọ́run bá gbé síwájú yín. Ìṣẹ́ ọlọ́run ara rẹ̀. Ọlọ́run la mú sínú àwọn tí ó tẹ́rì. Mọ́mọ̀dá mẹ́rin náà àbárí. Àwọn àmì ìtọ́ tó jọ ń sàwó wọ́n parí pẹ̀lú wọn. Wà iná fún látàbòrò ní alẹ́ ẹ̀hìn mọ́sílẹ̀. Ọlọ́run ní yọ́ máa yóò tẹ́ wọ́n máa jù sí tọ́lọ́run wọ́n bá ìyà lọ. Wọ́n bí lè ní àbádá tààkì lọ. Ọba ti lóru wọ́n tẹ́ mú kí ní sọ̀sán tòru lórí wípé wọn ọgbà tọ́lọ́run. Wọ́n iná yóò náà sàlẹ̀ nínà ìmọ̀rọ̀ sẹ́lẹ̀. Wọ́n àti wà ní pé ẹ̀yà pàá. Bá ti rí àwọn tí a rí pé wọ́n tó rí ọgọ́ ni bára yóò dojú aláìmọ̀kan anábì Yúnúsà ẹni ọlọ́run ni tí ń jí sí ọlọ́run ṣùgbọ́n ń gbà tí àwọn kèfèrí hù àti ọ̀dá lọ́bá bínú kò tí ìtásìkò lọ́yọ̀kọ́ jáde lọ́bá jáde lọ́bá fi kèfèrí rẹ̀ lọ́bá bá òjíṣẹ́ ìwí. Kọ́mọ kí ó ṣe pẹ̀lẹ́. Kọ́mọ kí ó ṣe pẹ̀lẹ́. Káàfún ó ṣe pẹ̀lẹ́. Káàbá náà ṣe pẹ̀lẹ́. Bọ́ọ̀bá bínú lọ́rọ̀ òbínú gan. Bọ́ọ̀bá bínú tọ́lọ̀ òbínú kàátọ̀. Bọ́ọ̀bá ṣépè lọ́mọ kí ó tó ṣépè lé mọ̀ ìdí tó ṣépè lé jẹma tó ọ̀bá jẹ̀bí ń kọ́. Ọ̀bá jẹ̀bí ń kọ́ tó ti ṣíṣẹ́ pẹ̀lé wọn. Olóòrùn ìyà náà wájú Ọlọ́run. Olóòrùn ìyà náà bá wí.

Ọlọ́run láti àfá àbíṣẹ́ wà bí mọ̀kádà mọ́ bá ti ṣe sí. Wàlá na kú fọ́nà lẹ́yìnlẹ́ bí ilmẹ́ wà bá kú náà dáwà ibi. Ìsì yínú bá ti rí àgbà tó sunkún tó pẹ̀lú àwọn kèbèrè tí ń sa ìdá àwọn túbá ọlọ́mbà. Ànábì tí ń ṣe dáadáa látàárọ̀ wá, ó ṣe mistake kínkín, kọ́lọ̀ bí ìbá ti pa annàmùká na mílẹ̀ mùsàtì hìnà. Fàlẹ́lẹ́ ẹ̀nàmùká na mílẹ̀ mùsàtì hìnà. Ìbá rẹ̀ pé mẹ́rọ lọ́sàn lóòrùn tí tó ń gbáwẹ̀ tí ń sáyé sun ni. Lára bí bá kí ìbọ́ sí ni ilẹ̀ yóò mi ọbọ̀ fún. Nínú ẹja ni ọba parí sí. Fànàbálẹ́hù bí lára ìrọ̀ wọ̀sẹ́ kí ọ̀nà tí òkú rẹ̀ rẹ̀ rán rẹ̀. Wà á mẹ́fìlá alẹ́ ìjẹjẹ́ àtàrí ẹ̀fí. Àwọn nígbà tó bẹ̀ wá, àwọn ọ̀dá kò burú, kígì kan wù ní gbangba wájú rẹ̀ lé jáfẹ́lé pápá mẹ́, igi ìlàlẹ̀ nǹkan bá kù ní ìṣèṣù, èyí ló sàǹkan jẹ, tí ti ń jẹ bẹ́ẹ̀ ni vitamin ni àwọn ẹnẹ́jì rẹ̀ padà, bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹ̀ta eh, ẹ́ protein bá dára rẹ̀ lọ́bá bẹ̀ tẹ̀lé lọ́bá náà rò. Gbogbo tó bọ́ọ̀lẹ̀ síwájú fún àbá ìkàbọ̀rù nílé ọlọ́run dágbàdà. Alápáyé àwọn ẹni ọlọ́run lájòkú, àwọn èjì ìsẹni ọlọ́run ẹ̀yà àwọn ẹni ọlọ́run lájòkú. Gbogbo ẹ̀yà àbá àjẹ́ mẹ́lára mi ń jẹ́ wọ́n ti kọ́ tó àdíkọ́ yínkéwú, ẹ̀ẹ̀gbà kan búhárí, mẹ́lá súlẹ̀ ní bẹ́ndọ̀. Àbá ni, ó di dókítà Kọ̀wázẹ́ nìkan tó gbé múrí gbogbo ilẹ̀ sí albarka, albarka ó sì ẹ̀yìn náà, ẹjọ máa ti ra yìí, alọ́mọ́jẹ mi náà gbé mú sáwà fáà mi, ẹ tẹ̀síwájú kí wúlá sí. Ẹgbà tí a bá yírú sàwí, ẹgbà kọ̀kọ́ wáyé kọ̀kọ́ Nàárọ̀ wọn jẹ́ òṣìṣẹ́ ohun, náà mú kàtàmú náà lọ́wọ́ à. Àbáyé ń sàwí jẹ́ oníyìn lọ́wọ́ di pé àwọn alọ́dà kò ń ṣe òṣìṣẹ́ jẹ́ oníyìn àtún afẹ́ràn sẹ́mì nísìn àwọn aràn sí ìlànà àti àìsí àwòyẹ̀ sí dùn wọ́n á padà lọ́dọ̀ àwọn 100,000

Ẹmọ́ gbàlákà ayé àwọn èèyàn gbígbó lọ́wọ́ wọn. Gbàlákà ayé àwọn èèyàn gbígbó lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ bá rẹ̀ ẹbá fọgbọ́n ilẹ̀ fọ́lọ́ ọlọ́wọ́ sí ìtẹ́ tí omi tó yíó gbogbo àwọn tọ̀wọ́n wá ti tún wá gbà fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ọjọ́ ìlàhí ni gbogbo ọlọ́wà gbádùn ayé wọn lọ́rọ̀ jẹ gbádùn ayé yìí o. Máa ṣẹ́bù ti ní náà àwọn ìlàwà ń sọkọ wọn lọ àwọn kan wá ń dáì fẹ́ láti wíkà wọn wọ́n wí ní ẹ̀tù máa pọ̀ tí wọ́n máa ráyẹ fún olóòdáwà lẹ́dà mọ́rùn-ún iná ohun látàdùgbò àwọn ọmọ ìrọ́lá wọn ànẹ́bì ń pa ẹ̀tọ́ bá ń ta náà àti alìbàní wọ́n gbọ́lá fún ọkùnrin jí obìnrin lọ wọ́n gbọ́lá fún obìnrin lọ́jọ́ ọkùnrin lọ máa lápọ̀ ọ̀sọ̀kẹ́ ìpàtàkùn kí ló rí ìdájọ́ pé jọ́lẹ̀ ìjọ́lọ̀wọ̀ ọ̀dájọ́ fọ́nra rẹ̀ bàlá àtàtà àtàrò àwọn ẹ̀kùn sọ́lítọ̀ ọmọ bí inú àbẹ̀rẹ̀ nídìí kẹtẹ́ tí ń fún bọ̀rọ̀ ní látọ́dọ̀ ọlọ́run wá sí tọ́dọ̀ ọlọ́run Fàtó méjì dáadé fún mi kún tó ń fẹ́ ọdí kí èmi máa kójú ẹgbẹ́ jáde àwọn òdínú ní Mọ́rìkẹ̀lì. Lórí ọ̀rọ̀ ọ̀sẹ̀ ha ọ̀sẹ̀ ha. Lórí ọ̀rọ̀ kó ṣe ha. Àwọn àmọ̀dé máa ń pàá sí lọ́rọ̀ sí àápọ̀ sí ẹ̀yà ha. Sí òdodo ni wọ́n sọ́nà àjọ ń kúrọ́. Jẹ́ òdodo ni wọ́n sọ́nà àjọ ń kúrọ́. Àwọn náà bẹ́ẹ̀ Àwọn àbáwá náà bẹ́ẹ̀ Wọ́n á kọ́ nítọ̀ sí ìjọ ni mo ní ẹni tó bá rẹ̀ sàtakò ọ̀nà mẹ́ta ni. Wọ́n á kọ́ wọ́n tẹ̀ sí ìjọ ni kí ẹni tó bá rẹ̀ sí àtakò ọ̀nà mẹ́ta ni. Nákídù. Nákídù. Nákídù mọ̀ọ́dún ìbẹ̀ ká fi ká mú tọ́pìkì. Ká mú tọ́pìkì. Ṣé mo ti bí ọ̀kankan mẹ́ náà nákùdùn mọ̀ọ̀dún yìí ni kí a fi tọ́pìkì kalẹ̀. wọ́n fi tọ́pìkì kalẹ̀. ọmọ tírísì ẹ̀. ọmọ tírísì ẹ̀. nákùdùn wáádìí yìí ni ká pa tọ́pìkì ká ma wá tírísì ẹni tí ó ń sọ̀rọ̀. àti ká pa tọ́pìkì. àti ká fi ẹni tí sọ̀rọ̀ lẹ̀ ká ma tírísì

Ànábì lọ́jọ́ ràn yàn fún àtàwọn ìyàwó ẹ̀. Wọ́n sì kú fún àwọn tíra. Àwọn èèyàn pè mí lọ́tọ̀ ló sì gbà tí wà láwọn pọ̀. Ẹ ti mẹ́mẹ́ àmádà ó fún níbẹ̀ ni. Ṣé ẹgbọ́n tí wọ́n wí sẹ́yìn náà gbọ́. Tọ́bá yẹ pé ó rí bẹ́ẹ̀ kù rí bẹ́ẹ̀ ẹ̀tọ́ àyẹ̀gbọ́ ogun kásẹ̀tì ń tanyẹyán. Ẹ bá wá gbọ́ tán, ìjọba kò sí. Yọ́ jẹ́ pé

bàbá tàṣọ borí tàṣọ borí tó wá jẹ́ sí pé wọ̀ọ̀dá ó ti dédé gún náà nù àti gúnrú nítorí bẹ́ẹ̀ èyí tí ọ̀fẹ́ jẹ́ pé ó lé ó dí ọlọ́run sì tọ́ àhámọ̀ dérú ọlọ́run yí wọ́n tayọ àlámẹ́ àmìrìnmọ̀ wọn ò pé kì í sẹ́sì wọn kí ò ní ládá látara báyìí àwa فاتوا بكتابكم إن كنتم صادقين وجعلوا بينه وبين الجنة نسبا كبيري سأسجي وفي ìjọmọ ìjẹ́ran sáàrin ọlọ́wọ́ bá àti àwọn àlìjẹ̀nú wọ́n sì wọ́n ní màláíkà ọmọ ọlọ́run ولقد علمت الجنة إنهم لمدرون àjẹ̀nú ti máa pé ọjọ́ ìkìyàmà gbogbo àwọn àwọn òpin wájú ọlọ́run gbogbo àná lọ́yẹ̀ àmà ẹ̀ẹ́sùn

Ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá wọ́n lọ dífá, wọ́n lọ gba ọ̀pẹ̀lẹ̀, wọ́n lọ ọ̀sán yìí. Àwọn àwọn àbá kan bẹ̀rẹ̀ tó bá ká aláta yọ́wà sọ fáwọn èèyàn pé, mọ́ parádà ní Àwọn kan jẹ́ bọ́bá kan lọ náà bọ́bá àrẹ̀ ọgbẹ̀ lọ́nà mú wa. Gbọ́gbẹ̀ ọlọ́pàá wa. Yọ́wà rọ́sọ pupa. Yóò rọ́sọ dúdú. Yóò rọ́sọ dúdú. Yọ́wà gbé kiri bá mọ̀ tẹ́yọ̀ yọ́ máa dáfà. Yọ́ máa wá dáfà. Máa dó kan. Yọ́ máa dó kan. nẹ́bì sínú. Ẹ̀ta nẹ́bì sínú ni wọ́n. Ẹ̀ta Bẹ́ẹ̀ bá fún sàfá mẹ́ kó lágbó àfẹ́ ẹ̀kọ́ ságbó tọ̀hún Bẹ́ẹ̀ bá fún àfá kó lágbó àfẹ́ ẹ̀kọ́ ságbó tọ̀hún nì. àfá tó láìsí kankan kún. Ọlọ́mọdé aláàbọ̀ mọ́ bá ọlọ́run. Ọ̀pàá bá ṣe bá ní ẹpa tọ̀sán pọ̀ mọ́tò orú ẹ̀ lè kúrò àmúbọ́lọ̀. Ilá àmẹ́ni wọ́n kọ́ lè jẹ́ yìí. Àbẹ́jọ́ bá ṣe ti ẹwọ́n náà jẹ́ yìí. Wà máa mi ná ilá aláwọ̀ ọ̀pàá mọ́ máa lọ́ọ̀mọ́. Àwọn ìjẹ̀lú ní ẹgbọ́n ẹmọ́ wà lọ́dọ̀ ọlọ́run. Máa mi ná ilá aláwọ̀ mọ́ ká mú máa

وتنهى للعباد لا للمرسلين عندما كنت وانت علامه Àwọn adájọ́ ọjọ́ ìjẹ́ Mùsùlùmí tẹ́ ìmọ̀ nǹkan tí wọ́n ń fòrò yìí tẹ́ lóògùn tẹ́ lájẹ tẹ́ lóṣó ẹfọkànbalẹ̀ Pẹ̀lú òṣìṣẹ́ tó bá dúó dédé. Wọ́n ìrìnà tó ń dáná láwọn ọmọ orílẹ̀ bá nínú rẹ̀. ní wọ́n ní ìjọba dàmú yẹn kókò lè wọn ẹgbọ́ síbi tí wọ́n pé àwọn tẹ́ ń fò sófà jẹ́dà àwọn tẹ́ ń fò gùdà àwọn ẹwà mọ̀ òun lọ kán tí ó padà sílẹ̀. Àpàbí àgbáàbì náà yẹ́ sáàdì lóòrùnà. Ìwọ́n tó lọ́wọ́ ni wọ́n lòkù lọ́wọ́ ni àwọn àpàdà fìyà wa jẹ wọ́n tó lápadà mú àwọn náà láti síra wọn. Àwọn náà ni wọ́n máa para wọn, àwọn náà ni wọ́n máa múra wọn. Ìjẹ̀ tó bá mọ́mì

àádìyìn fàtàtò bá ahúlé mọ́ gàrí. Ọjọ́ ti di lọ́wọ́ bá dé ti gbangba alábòsí, ọjọ́ náà ó burú ọjọ́ ìṣùgbómimú níjọ́ náà. Wàtàwà láàárín ọmọ ha tààrí. Àmọ́ àwọn takété tí wọ́n retí díẹ̀ orí pé ìyọ́ padà tó wọn lọ́wọ́. Wà á bú lórí ọ̀rọ̀ fàtà ọ̀rọ̀ fàyọ̀gbò sí wọn. Àwọn wọn ni rán ربك رب العزة عما يصفون Òun náà láàwí ní sí ní ìlú. Àwí nígbà mẹ́tàlé ní ọgbọ̀n. Àwí nígbà mẹ́tàlé ní ọgbọ̀n. Àwà fi kútùbà ní. Àwọn àti kútùbà sí. Òun lọ parí sú àdúà ní nákàlélá ńlá ni mo ti fún yín látò nínú ẹmà lọ́sà àtórí pé ẹ̀dà wà lára yá. Subhana rabbika rabbil izzati amma yasifun àdúà gbogbo àwọn nẹ́bí ọlọ́run. Gbogbo àwọn nẹ́bí ọlọ́run. Àdúà àwọn wòlíì ni. Wọ́n àbí àbá fẹ́ ní Mọ́sábà. Bẹ́ẹ̀ bá fẹ́ ní Bó. Bá fẹ́ ní Màkáàmà. Bá fẹ́ ní Màkáàmà. Bá fẹ́ ní Màkáàmà ní sísá àdàdì àyàmù ọ̀dùhúrù àdàdì àyàmù ọ̀dùhúrù àdàdì ṣùhúrù ọ̀dùhúrù Tọ́lọ́tọ́ yóò bá òfì. Kí ń bẹ̀nú ọdún. Bí ń bẹ̀nú ọdún. Àti òǹkà ìgbà. Àti òǹkà ìgbà. Ẹ sí ọ̀sẹ̀. Á sí ọ̀sẹ̀. Ẹ̀yọ ní ìsáàbì. Ọjọ́ kọ̀ọ̀kan tí ń ọ̀sẹ̀, Ahad ọjọ́ mẹ́rin àti ìtìlẹ́yìn ọjọ́ mẹ́rin àti tùlátà àrà àmì jùmọ̀ sọ́m ní ádàjí ara fi ẹ̀ ẹwà sí azaman ádàdì zayin mim alif nun zaman ẹ sí makan mim kaf alif nun ẹwà sí ṣùgbùrù ẹbáwí ẹ̀sìn ní ṣùgbùrù ṣe ha wà rọ̀ bẹ̀ẹ̀ bá ráyè dáadáa ẹ̀sìn ní Muharram Safar Rabiul Awwal Rabiul Thani Jumada lula Jumada Thaniya tẹ́ẹ̀ bá ráyè dáadáa ẹ bá wá sí mẹ́ta ẹ wá dùhúrù dáàlì háwọ́ ọjọ́ ayé ti pé ẹ wá sàá Wọ́n sá ní Ṣubhánà Rọ̀bíkà. Pẹ̀lú ògbò ọlọ́run tẹ́ bá fi ọ́ dáhùn yọ́ dáhùn yọ́ dáhùn. Onídìí ẹfẹ́ oríṣi kò nídìí kó ẹfẹ́ gbò sí. Márùsábà ni Màkáàmà ni ìsì nínú afúnyìn pẹ̀lú ògbò ọlọ́run. Bẹ́ẹ̀ bá ti dáhùn بحمد ربهم رضي عما يصفون وسلام على المرسلين ولا عبد إلا رسول العالمين سبحان ربك رب العزة عما يصفون عاوي نبع متى اللغة والسلام على المرسلين نبع متى اللغة والحمد لله رب العالمين nígbà mẹ́tàlélọ́gbọ̀n a fi ọ̀rọ̀ ìsìláàmù lé ọlọ́run ọwọ́ rẹ̀ náà lọ́wà a fi ọ̀rọ̀ nàìjíríà lé ọlọ́run lọ́wà a fi ọ̀rọ̀ mọ́rígàdì lé ọlọ́run lọ́wà a fi ọ̀rọ̀ núrùlì ìsìláàmù lé ọlọ́run lọ́wà a fi ọ̀rọ̀ ogun mùkàdàmùn tí ń bẹ lára wa a fi ọ̀rọ̀ gbogbo àwọn rìbáà tí ń bẹ lára wa gbogbo àwọn lọ́wọ́ gbogbo àwọn ẹni ẹlẹ́ni tó wá dúró tíwá yìí lónìí tí a máa tẹni tí a máa lọ́kùnrin lóbìnrin wọ́n lá pé ọmọ kékeré ni wọ́n àjẹ́ nǹkankan ẹwọ lọ́kùnrin wọ́n àjẹ́ nǹkankan wọ́n wá ṣe àpọ́nlé fún ọlọ́run lára wa ọlọ́run tàwọn lábẹ́ wọ́n بمكبور بابا جامع إلهي إلهي إلهي وكفى السائل نبي بابك ولا ذا الفكراء بجنبك Gbogbo àwọn aláìsí pátápátá la dúó lọ́dọ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí, a ń tọrọ fọ́ fún wa. Owó kọba ti sẹ̀fí iná tó mọ̀ sáàkì iná aláàbáhìrá báhárí kára nìkà. Tọ́ gbogbo ọkọ̀ aláìsí gbogbo ẹ̀ pátápátá ti páàkì sí ekúté ibùdó ọrẹ ẹ̀wọ̀ ọlọ́run yẹrìjò lè jíwá ara ilá sàádé rahmatika ibi tí wọ́n fẹ́ lọ tó fẹ́ lọ bèèrè kẹrẹ ọlọ́run ọba ní wọ́n ní ìmọ̀síká àtìjẹ̀rẹ̀ ààrẹ ọlọ́run ọba tí ó síwé olùrẹ̀ ní wájú mi tó bá jẹ́ pẹ́lẹ̀ ọ̀tọ́lọ̀ kìí sóò tó bá jẹ́ pípẹ́ lóòtọ́ òkísùn ọmọ kẹ́ látàrà hamọ̀ bí hádà ṣáàrì ṣerífà ilá akọlọ́sọ́lẹ̀ta tó bá jẹ́ pípẹ́ lóòtọ́ ló kìí kẹ́ nínú oṣù àyàfẹ́ tó bá fò ẹ̀sìn mọ́ fún ọlọ́

tó wá jẹ́ sípẹ́ lóòótọ́ ọ̀pẹ́ni tí ń tẹ́ ọ̀ kí tẹ́ ẹ̀nìkan àbẹ́ tó bá tẹ̀lé rẹ̀ ọlọ́run ọ̀fẹ́ ọdá lóòótọ́ èyí tí wọ́n ń tẹ̀ ǹkan tàbí ọkẹ̀ ẹni tí ń tẹ̀ kí ń tẹ̀wọ̀ ọlọ́run tàbí tó fẹ́ kẹ́yìn rẹ̀ tàbí tó fẹ́ kẹ́yìn ẹ̀rọ kí gbà ẹni tó bá ṣiṣẹ́ fún ọlọ́run ọba nìkan ni ọlọ́run ṣàánú ọmọ ìlèlè mú tó fi rí ọjà ẹni tó wá ṣiṣẹ́ tó jẹ́ lóòjú tàlọ́fẹ́ ṣàánú tọ̀ Gbogbo àwọn tí wọ́n táwẹ̀ gbogbo wọn náà ti jèrè, gbogbo wọn náà ti ṣorí rẹ̀. Wọ́n kọ́ lọ́lọ́kọ́ ìmú rẹ̀ wọ̀sọ́lá oó. Gbogbo àwọn tí wọ́n ti jẹ́ lóhun pátápátá gbogbo ti tẹni rẹ̀. Wọ́n nà jẹ́ rímú ní ìmú rẹ̀ sún. Gbogbo àwọn tí wọ́n ṣe bí Tàbí tó wá ń ṣèwọ ọlọ́run ọba tó ti wó ti wá rí. Lọ́nà ibi lúgbà ní Mọ̀sùlùmí gbóòrùn. Àwa bí ẹgbẹ́ ẹgbẹ́ làwà pàdé ọ̀tàánú àwa pàdé. Àwọn òkèṣe gbóòrùn. Ẹ̀ṣẹ̀ wa pọ̀ púpọ̀. Àwa láti ṣe làwà dúró yìí. Àwọn aláàrẹ àwọn amẹ́sìkà. Ìrẹ́ ìtẹ̀rọ ọlọ́run làwọn náà fi àwọn ọ̀rẹ́ amẹ́sìkà. Wá ṣàánú wa o, pẹ̀lú kẹrẹ ọlọ́run. Ọjúdẹ̀ àrẹ inú ní Fọ́dìlìkà. Pàtàkì ẹ̀ṣàánú wa. Wọ́n mẹ́ níkà.

bí ṣe wọ ọlọ́run. Ọ̀fẹ́rẹ́fẹ́ jẹ́ rọ́já ilẹ̀ Áfíríkà. Kọ̀sẹ́ni kankan tá lè rọ kan bóyọ́ ti ẹ̀gbẹ́ kẹta fún àlẹ́nìkà àmàrà. Ọ̀sọ́lẹ́ fi tó rọ́ ilẹ̀ ilẹ̀ ìkà. Kọ̀wá sọ́nà àmàrà. Àwọn akẹ́ ẹgbẹ́ mọ́ sí ẹgbẹ́ sẹ́gbẹ́ ìsìnà àgísná. Ìwọ́n láwọn balọba tí máa ń láàrín àwátàwá. Ọlọ́run ò. Wọ́n ni lẹ́dí àkọ́ ọlọ́run ti jìbò. Alẹ́ tó wá bẹ̀wọ̀ ọlọ́run tó dá lóhùn. Wọ́n ni lẹ́dí ìsàlẹ̀kọ́ ọlọ́run tó ti. Alẹ́ tó ti bèèrè lọ́wọ́ rẹ̀ ọlọ́run tó kúrí. Lọ́lọ́run bá yóò. Wọ́n ni lẹ́dí ìsàjẹ́ arákọ̀ ọlọ́run ti jìrìgù. Tàlẹ́

Ìwọ́nà lọ tó fún gbogbo ní ọjọ́ fún ìjọ ìjọba ọjọ́ fún ìjọba lọ. Ọlọ́wọ̀ wá sọ́nà ọgbà ẹ̀ẹ̀dẹ̀rẹ̀ ìṣẹ́fí. Ẹni tí àwọn onífẹ́kẹ́ ìṣúrẹ̀ náà ọlọ́run ṣàánú wa. Ìwọ́nà lọ bá tí máa ṣàánú. Ìsí wọn ọlọ́run bá máa ṣe fún ní dáadáa lágbàkọ́ ṣe fún wa. Ọ̀rọ̀ tó fàájínà máa nánú àlò. Àmá burú báwọn ń ṣe ní pápá burú sàbúrú fún ọlọ́run. Ẹni dáàlì tẹ́kọ́. Ìwọ ọlọ́run bá lọ bá kí máa ń sáà. Ọmọ Àwọn ọlọ́wọ́ bá ti máa yẹ́ ẹ̀ẹ́dẹ̀ ìdẹ̀lẹ̀ kan bẹ̀. Ìwọ́lọ́bì ààrẹ tó bí ìrọ̀fúrú ẹ̀rẹ́. Ìwọ́lọ́wọ́ bá ti bí àjẹ́ ti bí ṣàmì. Ọlọ́wọ́ bá lọ bá ti ṣílẹ̀kùn. Ìyàmù kí lọ́lá tọrọ sí. Gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá ṣẹ̀ Gbogbo dáadáa tí yẹn bá ṣe wọ́n lọ ń sanni lẹ́sàn. Ìyàpọ̀ di ẹlẹ́hàjẹ̀. Gbogbo bùkátà wọ́n ló bí ẹ̀. Ọkẹ̀dẹ̀ àwọn ìjẹni. Ọlọ́n bí ẹwọ bùkátà wọ́n. Gbogbo ayẹwọ́ ọlọ́bàá wọ́n. Ọwọ́ Allah, Allah, Allah, Allah, Allah, Allah, ṣàánú الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله إنما إلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إنما إلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إنما إلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم هذه ليلة القدر ليلة القدر لا وعي ليلة Orú kan ní tọ́kìfẹ́rú fi igi tó náà bá. Ọlọ́run máa fọ́rí gbogbo ẹ̀ṣẹ̀ jí ní. Léìlá tó ń. Orú kan lè lẹ́gbẹ̀ẹ́ yóò fi àkàtà ara wọl kádà. Ogbò kádà àti òtí dáàbọ̀ látàrí wọ́n tẹ́lẹ̀ lọ́wọ́ máa yí padà lẹ́yìn. Orú yìí. Arhamul masakina fiha. Gbogbo ẹni tí ò ní tí ò sí lẹ́ẹ̀tọ́rọ́. Ẹjọ́ tó wọ́n. Orú yìí. Bàdà Rùsùlẹ́kà. Ọlọ́run ló sáàdéhùn fún òjíṣẹ́ rẹ̀. Ó ní sàdéhùn fún ọgbà àwọn àmẹ́bì. Fi tó gbogbo ọpọlọpátá ní kábà ìdíje lónìí. Wọ̀kọ́lẹ̀ àhẹyẹ iná ha. Òwúrọ̀ láti dìde láàsùn yóò. Òmùná ha. Àtìdé lóhùn Ìgbàgbọ́ la ní kí wọ́n lọ́wọ́ jẹ́ ṣe nítorí náà nẹ́bí tó ṣe láti ṣe báyìí. Fàáyìnà Allahumma bí kí á jẹ́ ha. Ọlọ́run tí a jí òru yọ́lọ́ yìí àwọn ẹ̀rọ. Fàáyìnà Allahumma bí kí á jẹ́ ha. Ọlọ́run bá jẹ́ kó sùn òru yìí bá sásán ọlọ́mọdé àwọn ọmọdé. Fàáyìnà Allahumma bí kí á jẹ́ ha. Ọlọ́run bá fọ́wù lálùbákọ́rọ̀ fún àná lálùbákọ́rọ̀. Allahumma. Wọ́n lọ́wọ́. Innaka afuwwun. Tuhibbul afwa. Fa'fu anni. Allahumma. Innaka afuwwun. Tuhibbul afwa. فاعف عني اللهم يخافه تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو Ọlọ́run Thank you.

Ọmọ ẹ̀ olóòtún tún ti ẹnu ẹ̀fọ́ lọ́lọ́ tún ti ọmọ ẹ̀kọ́. Àwọn àìmí ọkẹ́ mi èmi mọ yàbòtù. Ó yàbò ní mọ yàbòtù ló mú ìfẹ́ ọlọ́run mo sì ṣe kúrò ìgbò ìpẹ́kùtù ìkejì dáwì yìí. Ìkejì dáwì yìí ló jẹ́ ẹsẹ̀. Ó lálù pé ó jẹ́ ẹsẹ̀ rẹ̀ fọ́lọ́run. Káàbù àná, wàgẹ̀rẹ̀ lánà, wàrà hàmúnà, wàbù àná, wàgẹ̀rẹ̀ lánà, wàrà hàmúnà, bàbá àlẹ́

mo gbìyànjú agbára rí ti máa agbára wá ti máa jẹ ọlọ́wà gbìyànjú ọjẹ́ ìgbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run bá jẹ́ ìgbẹ̀sẹ̀ wájú ọlọ́run lọ́kùnrin wá ọkùnrin wá bá àwọn ọmọdé wá obìnrin náà wá ìmọ̀náwó ohun mọ̀nálẹ́ aláwó ẹmù lóṣó bàbá olóṣó ohun láti lóògùn lẹ́lẹ́sì ó sì fún alẹ́sì ó sì fún alẹ́sì àtúnbẹ̀ẹ́nù tọdún yìí abẹ́nù tọdún yìí gbogbo èèyàn ni ó sì ń gbogbo èèyàn ni wá lọ́tún ní wọ́n gbogbo èèyàn ni wá lọ́tún àtòkùn ìgbà wá láti Ghana ìyànà mẹ́ndọ̀ ọlọ́mọ láti gbà náà láti Ghana ló ti bẹ̀rẹ̀ kò sì padà sí Ghana àwọn látàrí àwọn aládìkú tọ́lọ́ ìgbútọ́lú wọ́n wá ní gbogbo bí kíbi wọ́n wá bá ìlú kọ́ ọlọ́run ni wọ́n wá tààrà bá kọ́ ọmọ ìjúmọ̀ tún náà ilẹ̀ lọ bàbá ìṣẹ́lẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ lọ ìpẹ́ tó náwó lè ní

Àtọ́rù. Àtọ́rù. Ọbájúlọ́la. Ìbádọ́lá. Ànẹ́bíò. Ànẹ́bíò. Ọjọ́ kan láti mú kọ̀ọ̀kan. Ọjọ́ kan láti mú kọ̀ọ̀kan. Ní ọ̀lẹ́ ní pẹ̀lú ògbò ọlọ́run. Ní pẹ̀lú ògbò ọlọ́run. Ìjọ́ mẹ́jọ ni ó parí. Ìjọ́ mẹ́jọ ni ó parí pẹ̀lú ògbò ọlọ́run. Láàárọ̀ sí ni. Àárọ̀ ni. Ọlọ́run ó gbà fún wa. Ọlọ́run ó gbà fún wa. Ẹ́ ní ẹ̀rọ parí ẹ̀sùn. Ọlọ́run ó gbà fún wa. Látara bẹ́ẹ̀. Látara bẹ́ẹ̀. Àdúrà tí àwọn ẹni ọlọ́run wá ṣe. Àdúrà àwọn ẹni ọlọ́run tó máa ṣe. Òun náà láti rò. Ọgbà náà kẹta ilé lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run. Wọ́n bá tán nípa lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run ti wọ́n lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run ti wọ́n lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run ti wọ́n lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run ti wọ́n lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run ti wọ́n lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run ti wọ́n lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run ti wọ́n lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run ti wọ́n lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run ti wọ́n lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run ti wọ́n lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run ti wọ́n lọ́dọ̀ Subhan rabbika rabbil izzati izzatatul izzati ni wọ́n kó gbígbàdúrà lọ. Baitul izzati gbígbàdúrà wọlé sí. Bá ti dé ìwọ́n ti sílẹ̀kùn rẹ̀ lẹ́ni. Bá ti dé ìyà ìwọ́n ti sílẹ̀kùn rẹ̀ lẹ́ni. Ọkọ̀ jùlọ annul ìjábọ̀ lára ayé na bá bá sùn fẹ́rẹ́ rí sí ẹ̀rí tọ́tàrà ìbá tẹ́mi ẹ̀bá. Ẹni tọ́mi rẹ̀ bá fúyá yóò rí bí wọ́n sílẹ̀kùn rẹ̀ lẹ́ni. Wọ́n mọ̀ kú lọ. Wọ́n mọ̀ kú gbígbàdúrà lókè báyìí. Ọlọ́mọ jẹ́ ti wà bọ́ọ̀lẹ̀. Ọlọ́mọ jẹ́ ti wà bọ́ọ̀lẹ̀ lẹ́ ẹni bá jẹ́ bẹ̀bẹ̀ ọlọ́wọ́ bá tán ẹ̀wọ́n tí nà mọ́ ọlọ́wọ́ sí ẹni tí wọ́n bá dínà mọ́ ọlọ́wọ́ sí ìjọba ọlọ́wọ́ fọ́lá láàáfíà àní péjọba ìkọlọ̀mọ́ gbàdúrà àní péjọba ìkọlọ̀mọ́ gbàdúrà Abọ́lá Abọ́lá Abọ́lá Bàbá Nẹ́sù Kàbà, Abọ́lá wọn tẹ́lọ́run, Bàbá tó ti tánwọ́ sí, Bàbá tó ti tánwọ́ sí, Àfi wọn tẹ́lọ́run, Àfi wọn tẹ́lọ́run, Bàbá ilé àfi tẹ́lọ́run, Bàbá àgbà, Bàbá ilé àwọn dùn sí tánwà sí, Inú wọn dùn sí tánwà sí ní ìlú, Bàbá alábẹ́rẹ́, Bàbá ilé ẹran, Gbogbo àwọn bàbá ní, Bàbá wà ní ìlú ìsàdúwà fún, Ìsàdúwà fún, Ìjọwà náà gbà, Ìjọwà náà gbà, Ìlàhà ìlàhà ìlàhà. سبحان ربك رب العزة عما يصفون سبحان ربك رب العزة عما يصفون سبحان ربك رب العزة عما يصفون سبحان ربك رب العزة عما يصفون سبحان ربك رب العزة عما يصفون سبحان ربك رب العزة عما يصفون سبحان ربك رب العزة عما يصفون سبحان ربك رب العزة عما يصفون سبحان ربك رب العزة عما يصفون سبحان ربك رب العزة عما يصفون سبحان ربك رب العزة عما يصفون سبحان ربك رب العزة عما يصفون سبحان ربك رب العزة عما يصفون سبحان ربك رب العزة عما يصفون سبحان ربك رب العزة عما يصفون سبحان ربك رب العزة عما يصفون سبحان ربك رب العزة عما يصفون Tọ́kù méjì ìdákun tó tọ́ ní ẹ̀rẹ̀. Àníyà rẹ̀ dákun tó dàdá ní máa tẹ ìlú mílá. Tó dàdá ní máa tẹ ìlú mílá mọ́. Ẹ̀lé àbúrò tọ́ ní ọdún lọ́nà wọn. Àbí wọ́n ni wọ́n parí ọjọ́ ìrìn àrùn náà ní kó mẹ́rọ ní ìrìn dáàbí gbé yà yín. Ọkùnrin méjì. Olóòrùn méjì náà ló kú. Wọ́n sàlámù alẹ́lùmọ́sẹ̀lì. Wọ́n ti wọ́n sàlámù alẹ́lùmọ́sẹ̀lì náà. Ọkùnrin alhamdulillah rabbil alamin. Ọkùnrin alhamdulillah rabbil alamin. Tó máa wá lọlé. Tó máa wá lọlé. Ẹ̀tẹ̀tẹ̀ níyà yín. Àníyàwó àdẹjá tuntun dà. Ẹni wọ́n bá gbọ́ ọwọ́ àbúrú lélé lórí ọlọ́mọ́tàkáwà náà kó bẹ́ ẹ̀yàn káwọn àbúrú lẹ́nkùn tí òjò bímọ ọlọ́mọ́sàrọ̀ yọ wá bí i tàbí àbúrú tọ́ta lẹ́nkùn tí òjò rọ́mọ bí ọlọ́mọ́sàrọ̀ yọ wá bí i Salamun ala al-mursalin. Salamun ala al-mursalin. Wa salamun وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين Aṣùgbọ̀n àwọn aṣọ́ ìmọ́sọ́tò ìtúsọ̀ àbọ́lá àwọn tó ṣe wá tó bí wá tó gùn wá tó tọ́ wá fi jẹ náà. Àwọn tó lọ́wọ́ tó gbà àwọn ìyàwó ìfẹ́ kọrọ wòlí ní àbádákàrí àbọ́lá àwọn agbóyánlẹ̀ wòlí ní àbílá láàrín àwọn tó tán àlùbáríkà sí wọ́lá. Àbíwájú wọ́n tó gbọ́rọ̀ ẹgbẹ̀rẹ̀ wọ́n yà fáà ẹgbẹ̀rẹ̀ wọ́n ni ọlọ́mọdé ṣókù lára wa. Àbọ́lá àpá ọlọ́mọdé àjọ́ ìlànà ìrìnà ṣókù lára ilé tó dìbàlẹ́jọ́ fún ajọ́ ìkẹ́ àwọn bàbá àtẹ́bí mi àtẹ́bí wọn àtọmọkí àtàrà mi àtọ̀rẹ́ mi àti ọ̀rẹ́ ẹni tí fẹ́ràn mi àti mo fẹ́ràn àti ọba fẹ́ràn ọmọ àti ọba mọ̀ ẹni tí ó rọ̀ ẹni tí ìfẹ́ wa ń bẹ lọ́pẹ́ Ọlọ́pùn lọ́mọlú. Ọlọ́pùn lọ́mọlú ilé àfá mi lọ ilé bàbá jìjì tó rí mo ti sọ ogun ti sọ ogun alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin Oh Yeah. Yeah. brother. máa ń